Unit 13, Exercise B Visiting Different Places. Try to say that you would like to visit the following places after you finish your work. I'll prompt you in English by giving you names of places that you'd like to visit. You'll hear the correct answer after a pause. Japan. Mo máa fẹ́ lọ sí ìlú Japan lẹ́yìn tí mo bá parí iṣẹ́ mi. France Mo máa fẹ́ lọ sí ìlú Faransé lẹ́yìn tí mo bá parí iṣẹ́ mi. Germany. Mo máa fẹ́ lọ sí ìlú Jámánì lẹ́yìn tí bá parí iṣẹ́ mi. Togo. Mo máa fẹ́ lọ sí ìlú Togo lẹ́yìn tí n bá parí iṣẹ́ mi. South Africa. Mo máa fẹ́ lọ sí ìlú South Africa lẹ́yìn tí mo bá parí iṣẹ́ mi. Egypt. Mo máa fẹ́ lọ sí ìlú Íjíbítì lẹ́yìn tí mo bá parí iṣẹ́ mi. Jordan. Mo máa fẹ́ lọ sí ìlú Jọ́dánì lẹ́yìn tí mo bá parí iṣẹ́ mi. Israel Mo máa fẹ́ lọ sí Ísírẹ́lì lẹ́yìn tí mo bá parí iṣẹ́ mi.